إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشبر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فو الله سبحانه وتعالى أترى عليكم كاتي ديفو النبو محمد صلى الله عليه وسلم نعناك آية فرعيك ومن أذلم ممن افتر على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ọlọ́run sọ ní Kùránì wípé ta ní fi ń ṣàgbòsí jù bí i kí ń ṣe ẹni tó parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala in parọ́ mọ́ ọlọ́run ọba whereas wọ́n dẹ̀ ń pè sí ẹ̀sìn islamu ni o wọ́n ń pè ọ sí ojú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala kò gba òdodo tí wọ́n ń ṣàlàyé fún ọlọ́run ta ló ṣàgbòsí jù ẹni báyìí lọ wa huwa yud'a ila al-islam wọ́n sì ń pè lọ sí ojú ọ̀nà ẹ̀sìn islam nífà wallahu la yahdi al-qawma adh-dhalimin ọlọ́wọ̀ kí ń fi ọ̀nà ma wà alábòsí èèyàn ọlọ́wọ̀ ní fi ọ̀nà ma wà alábòsí núktọ̀ yìí tàbá falasi dáadáa tàbá dẹ̀ nígbàtí ìnira àwọn kìfìrí padà lágbára débì kan fáwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn tí wọn ò lẹ́ni tí ó dáàbòbò wọn wọn ò ní fámílì tó lágbára tó strong tí ó protect wọn wọn ò rí bí fọwọ́kà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam li'anna ammahu Aba Talib yamna'uhu because on kure Abu Talib wọ́n protect annabi wọn jẹ́ kẹ́ anybody fọwọ́kàn tó ti kẹ́ wọn ò sí lórí ẹ̀sìn rẹ̀ bọ́ẹ̀ lè fọwọ́kàn ma yìí yẹn lè gbà tó ti kí wọn òjò sí lórí ẹ̀sìn ìyàwó rẹ̀ Khadija wọ́n fi owó rẹ̀ dáwà nẹ́bà Muhammad lọ́wọ́ sallallahu alaihi wasallam àmọ́ wọn kan bẹ́ bí Ibn Mas'udin radiyallahu anhu wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n lẹ́nì kan tí ó dá gbogbo wọn ìyà ń jẹ wọn lójoojúmọ́ ìgbà tó lágbára Ànábì ní kí wọ́n lọ sí Habasha Ànábì ní fa inna fihi malikan Ànábì wá fi ìròyìn kan ròyìn ọba yìí pé ọba kan bẹ́nu lú yíò la yuzlamu ahadun indahu kò sí kò yíngbà kan sábòsí fún

àwọn kèfèrí tẹ̀lé wọn wá wọ́n fẹ́ ṣàbòsí fáwọn mùsùlùmí ọkùnrin ni ara ara ara in táwọn ènìyí ń sọ lòdòdó fa aslama bó ṣe gba ẹ̀ṣẹ̀ islamu ẹ wá kọmpíà rẹ̀ sí tọ́lọ̀ sọ nínú Qur'an ọlọ́run pé wallahu la yahdil qawma adh-dhalimin ọlọ́run sọ wá bil kadhibat wal iftira'at wal buhtan ọlọ́run ni wọ́n fẹ́ pa iná ẹ̀sìn islam pẹ̀lú ahán wọn ni pẹ̀lú ẹnu wọn kọmọ sọ ìsọkúsọ nípa ìsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n fẹ́ pa iná wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wallahu mutimmu nurihi walau karihal kafirun ọlọ́run ọba ó pé ìmọ́lẹ̀ rẹ̀ ọlọ́run ọba ó kò sí bí àwọn kèfèrí ẹ̀dá sí lè ṣe kíní mẹ́ṣe lè kórìíra rẹ̀ tó wọ́n ni fàbáyàn Allahu khubtha maqasidihim wa su'a niyyatihim ọlọ́run wá ń sàlàyé ìdọ̀tí ìntàwẹ̀lì yìí gbà lérò àti aburú wà níyàn wọn wa annahum bi kadhbihim wa iftira'ihim yuriduna itfa'a nurillah ọlọ́run iṣẹ́ pẹ̀lú rọ́tàwẹ̀lì yìí ń pàwó pẹ̀lú àwọn iftira'at ní kan yuriduna itfa'a nurillah in ta fẹ́ ṣe gangan ni kí wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa hujajihi àtàwọn ẹ̀rí jẹ́min so ti ń bẹ ní ẹ̀sìn Islam gbogbo àwọn ẹ̀rí ẹ̀rí àdílàní táwà tó ma fi ń challenge ọ̀pọ̀lọpọ̀ wọn wípé ó yá kul hatu burhanakum wa barahinihi wa ayatihi àwọn àmì ọlọ́run àwọn àyàtù rẹ̀ al-azima lè tó ga wọ́n fẹ́ fi ẹnu pa ẹlùmí ma ń wọ́n dàgbé kí ní ìdíta àwọn èèyàn fi ń pa irọ́ so orí ìdíta àwọn èèyàn fi ń parọ́ òun ni wípé wọ́n mọ̀ ìpé irọ́ làwọn ń pa but ẹsẹ́ àjẹ́ ká máa sọ lójoojúmọ́ tó bá padà yá yóò padà rí bí òdodo lójú àwọn èèyàn tó bá padà yá tí wọ́n rẹ̀ bá padà continue dé àwọn generations kan àwọn generations kó padà gba irọ́ yẹn wọlé because àwọn ò mọ history tó wà behind it ẹsẹ́ àjàmà pàlọ ẹmọ́ rẹ̀ ẹjàmà pàlọ wọ́n pa Nábì ní sahir wọ́n ló ní dẹni wọ́n mọ̀ pa Nábì ẹ̀sọ́ nídá o wọ́n mọ̀ pé tàbí tàbátì pé ló ní dán àyọ́ pàtí ìbẹ̀rẹ̀ ló ní dẹni ṣe bó ń sàsíwá ní ológun ni wọ́n ní ṣáàíwù ni wọ́n ní ṣáàíwù ni olórin ni alábìgbá ni ẹ̀yìn mọ́ ń kọrí kínífà wọ́n ní kàzáàbù ní kò sí tí wọ́n pí annabi ta lọ́lọ́fin sọ ní Kùránì ma yuqalu laka illa ma qad qila li rusuli min qablik kànábì kò sí tẹ́lẹ̀ sọ ń pa rẹ̀ wọ́n ti sọ sáwọn annabi tó wá bí fọ́ọ̀tí ẹna wọ́n ti sọ mẹ́sẹ̀ ma ń pè wọn náà nìyẹn kíníkà ni wọ́n igbáwo ni wọ́n kòkò bàbà sáàsù ni wọ́n the same thing mẹ́sẹ̀ mẹ́sẹ̀ ni tó ti pàwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bàyí ń kọ́ yuriduna bi qawmihimul hidaya wọn ò gbájúrò wọn ò gbówó wọn ò gbówó ya o kẹ ma san salari fún wọn gbá salari o walakin yuriduna wa yuhibbuna li qawmihimul khair al'azim wa yuballighuna risalati èyí tí wọ́n èyí tó padà kó láyé nú wọn lórí pé ń jẹ́sẹ̀ yìí kó láyé nú wọn èyí tó sì páwọn èèyàn rẹ̀ padà mọ̀nà tí wọ́n padà mọ̀nà tí wọ́n sì padà dùn pé ọlọ́ọ̀bà lórí àtẹ̀lé ànàbí wọ́n bẹnu wọn èyí tó sì sàyà kókò nà kí tí wọ́n gbẹ́rù gbọ́n rí láwọn onígbà ara a mọ̀ bá òdodo ìjà lónìí àwọn náà wà ń bẹ oníkálùkù náà sì ti àwọn oníkálùkù ń kọ́ níwájú Allah subhanahu wa ta'ala wọ́n gbà ìsan wọn ní tí ò ní dínkù wa hakadha kullu muharibin lil haqqi wa ahlihi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n bá ti ń gbógun jà òdodo àti àwọn tó wà lórí òdodo min ahlil ahwa kò sẹ́yìn tí ó mọ̀ pé Boko Haram alágbàkò ilé rí bú ẹ̀dá ni wọ́n ọ̀dá ah òkọ̀ wọ́la lè pè wọ́n o ah tàbápò ní ìgbàkan tẹ̀blíkì náà ń pè ogbó wa tẹ̀blíkì wọ padà wọ́kì má kí pọ́ yóò ṣe wọ́kì ah sàlàyé sàlàyé náà ni ayẹ́ ṣe tẹ̀blíkì ahìlù súnnà ni wá súnnà nábì wà làwà ń tẹ̀lé in tó bá ti fẹ́ gbógun jà wá nítorí ẹ̀ anábì ló ti kọ́kọ́ lọ àdó anábì ló kọ́kọ́ ti lọ bẹ̀rẹ̀ because gbogbo nǹkan ti wá táwà ń ṣe ìbẹ̀lá kọ́ọ́lẹ̀ a sì fún ọba ìní ó ní ó yà ká fún ààrẹ ká kó mọ́ tún fún ààrẹ fún ààrẹ ló mọ̀ ká fún ààrẹ ló mọ̀ tú èyí tó bá mọ̀ kí ó gbogbo tán ṣe lọ́wà lákọlẹ̀ ní súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ìgbà kan wọ́n lẹ́mọ̀ ń kó mílìkì lọ fáwọn ìyá wọn ní pè nẹ́mbà mẹ́mì fún ní ìsìnká mọ́ bá sọ̀rọ̀ ó mọ̀ gbọ́n tí wọ́n sọ̀rọ̀ ó gbọ́ tọmọ̀ táwọn onímọ̀ fi rí lẹ̀ pé súnà nẹ́bì lọ wọ̀lá ní mẹ́mì tèmi ṣe bọ́lá mọ́ ń kó mílìkì lọ fún wọn wọ́n ti parọ́ yún pápápápápá kọ̀

fil islami sunnatan sayyi'ah fa'alayhi wizruha wa awzaru man tabi'ahu alayha la yanqusu min athamihim aw athamihim shay'a en tó bá kọ́kọ́ dá kiní kan lẹ̀ dáadáa ni aburú ni gbogbo àwọn tó bá ń ṣe kiní lẹ́yìn rẹ̀ ó máa gba commission tí ó pé kò sí ní dínkù bí ti wọn wọ́n náà ma ń kó ẹran lọ wọ́n ni ẹran tán pa níbi súnnà ya wọn níbi súnnà wọn ìgbàtán bí wọn wọ́n wà pa ẹran wọ́n wà lọ gbé fún bàbá wọn pé ẹran tẹ́ pa ní ó èmi àti yóò jọ ní nǹkankan eh, sí pọ̀ mọ́ àrùdùbìlá gbogbo ìlítẹ̀ṣwíhì nas gbòdò ló tán sọ ẹ̀yẹn ara o níwà akọ ẹran lọ fún yà mi wọ́n tó wá gbé kí ní yọ ọ̀wọ́ kì mọ́ kí láfi bá jẹ́ ayà nù Qur'an hadith gbogbo ẹm tún mọ́ kó yọ́rọ̀ mi bọ̀ wá ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anẹ́bì láàmà fi tú gbogbo ẹ̀dànù aya ń bẹnu suratul ahqaf ń bẹnu suratul lukman bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ̀ tí ń ṣàlàyé nípa òbí òbí òbí òbí ń bẹ nínú hadithi abi hurairah radiyallahu anhu ni ya rasulallah man ahaqqu an-nasi bi husni sahabati ìwọ jíṣẹ́ Ọlọ́run ba talu yẹ kí n mú lọ́rẹ̀ jù nú àwọn èèyàn talu yẹ kí n súnmọ́ ànábì ní ummuk ìyá rẹ̀ qala thumma man tàtún ni qala ummuk ànábì ní ìyá rẹ̀ qala thumma man látàlókù ànábì ní thumma abuk lẹ́yìn gbà ìlú kan bàbá rẹ̀ ẹ wo bí Islam ṣe gbé àwọn òbí ẹ wo bó ṣe tún agbọ́lá fún yà lẹ́ẹ̀mẹ́ta ju bàbá lọ ìdínigọ́lọ́ sọ ní Qur'an hamalathu ummuhu kurha wa wada'athu kurha wa hamluhu wà fi sọ́ọ̀lùhù 30 ṣahar so easy ni ìyá rẹ̀ gbé pẹ̀lú nira wọ́n ṣe ṣe ṣe wọ́n fún lọ́mú wọ́n tọ́jú rẹ̀ ìgbàwo nígbàtà wá fi àwọn ahújájì àtọ̀rà nẹ́bí yíò tún bẹ nínú àdífù Abdullah bin Mas'ud radiyallahu anhu ni ayyul a'mal ahabbu ila Allah wọ́n ni as Ibn Mas'ud ní pé falawi stazartuhu la zadani tí n bá tún tọrọ kánẹ́bì tún máa sọ bẹ́ẹ̀ lọ fún yóò tuntun nusus kathira tubtilu hadhihi al-firqa àwọn ayat hadith tí ń wo irọ́ burúkú yìí wọ́n ríran pamọ́ àwọn ah, mọ̀ yí àwọn àti ìyá wọn là ń rí yàtọ̀ sáwọn ìyá tiwa wọ́n rí pé táwọn nǹkan bá tún ṣẹlẹ̀ àwọn ìyá wa tún show up ń bẹ́ ṣe bẹ́ ní wọ́n ti lọ kó mílìkì fún yàwó ni wẹ́lgbéyà mílìkì Ramadan na sọ pé kó fún ẹ̀yìn wá fún wọn wọ́n Ramadan tàbí sáà ni a tún rẹ̀rin léyà lọ fáwọn ìyá wa tán bàbá wa ìyá jẹrin lọ àtúrà lọ́dún tí ń bọ̀ insha Allah ìrọ́ yóò tún wọ́kì mọ́ kí ló kú o tó ẹkí bóyá kìníkan ni tí ó tó ké ẹfí kíná ń pè ọlọ́run ní ẹsẹ kìníkan ìyá yín wá ní ẹsẹ nǹkan míì ẹ wá ṣe tọ́lọ́run ẹ wá ṣe ti yá yín àní à ṣèbọ́lọ̀ ló sọ̀rọ̀ Qur'an ọlọ́ni wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilmun fala tutihuma ilayya marji'ukum fa unabbi'ukum bima kuntum ta'malun ọlọ́run ni ǹǹ lóòtọ́ mo ní ẹ̀sẹ̀ dáadáa sáwọn òbí yíò àmọ́ tán bá ní ẹ̀ṣẹ̀ kíní kan tí mi ọlọ́run ọ̀fẹ́ ò gbọ́dọ̀ tẹ̀lé wọn bẹ̀rún sọ́wà torí ẹ̀lù wọn ọkàn wọn lẹ́sẹ̀ ara ọlọ́run ni wa sahibuhuma fi dunya bóyá yà rẹ̀ òyìnkí ń ṣe wọ́n lọ sí bí òsà ẹgbẹ́ Ọ̀ṣun Òṣogbo ó yá mọ̀ mi ó yá mọ́ múra ìṣó ìṣó bí ọ̀ṣọ́ ṣogbò àmọ́ mi à muslim lè mi omi ilé ṣe yẹn ha mú ní ọ̀ṣọ́ à no no no no anábi ni pé la ta'ata lil makhluq fi ma'siyati innama ta'atu lillah aw fil ma'ruf ha kí ní kan ìwọ́n ma yí ṣépè fún pé ó yá lọ bá kan ah ya in le ba n pami o ẹ̀yin tẹ́ ní la ọlọ́ni wa sahibuhuma fi dunya ma'rufa gbogbo tó bá jẹ́ nǹkan ayé tó bá pẹ́ pọ̀ ah sí dáadáa sí wọn àmọ́ bí ẹ̀sí o láà èyí náà padà sọ di pé wọn kó mílìkì irọ́ ìtún lọ́lọ́lọ́lọ́ irọ́ olótùkù náà o ó dẹ ẹjá ní Boko Haram ni wọ́n tó ti báwọn ní ìmọ̀ ìpé kò sẹ́nìkan tí ń gbógun ti ideology Boko Haram jù wọlé tó jù àwọn ènìyàn náà these same set of individuals هم الذين يدعون إلى الخروج على ولاة الأمور أليس كذلك these same people tán bèèrè lọ sí protest ẹ̀dàkùn kí ní ìyàtọ̀ yìí ga àti Boko Haram ta ni Boko Haram náà méjèèjì nígbà EndSARS àwọn oná ń ké fún yín pé ẹ jáde against àwọn olórí o èyí ń jáde èyí ń bú àwọn government ṣe bí ibi tí ó yá òní ni pé ibi tí Boko Haram ti ń bẹ̀rẹ̀ wọ́n ní ìmọ̀ àkọ́kọ́ ni pé kí náà ń pè wọ́n kọ́kọ́ mọ́ kó ìkórìíra àwọn olórí sí ọkà àwọn èèyàn asùn Boko Haram ẹkọ́ tí a hate àwọn gọ́ọ̀mẹ́ntì wọn náà because tí Boko Haram fẹ́ ṣe ni pé Boko Haram fẹ́ tọ́pù gọ́ọ̀mẹ́ntì wọ́n fẹ́ tọ́pù overtake gọ́ọ̀mẹ́ntì kò sí yóò alùhókùnmì náà àgagbára nílé bóò lásí lé sí àwọn nìkan lè dá sí ẹjí ká kó ìkórìíra àwọn olórí sọ́kà àwọn èèyàn ká máa sọ̀rọ̀ àwọn olórí láìdá gọ́ọ̀nà kíní kò sí president kíní kò sí dá kíní ó náwó ìlú bàbá Tinubu kò rí ṣe bàbá Buhari kò rí ṣe ẹnìkan kò rí gbé sáwọn ní súnà kọ́lá ń takò lè lójoojúmọ́ sáwọn kọ́lá ń ya ayyuhal ladhina amanu أتيعوا الله وأتيعوا الرسول وأولو الأمر منكم ọlọ́run ni mo pẹ̀lú ìrùgbàgbò òdodo أتيعوا الله ẹ bí ọlọ́run وأتيعوا الرسول ẹ ò bí ànábi وأولو الأمر منكم àti àwọn tẹ́jáwọn olórí àwọn olórí tẹ́ bá pa yín láṣẹ níbi tí ó takòtọ̀ lọ́wọ́ anábìnikẹ́ man yuridu an yansaha waliya amrihi aw kama qala sallallahu alaihi wasallam ẹni tó bá fẹ́ ṣe nasiha fún ẹni tó fi sọ lórí lórí wọn fala yubdihi alanan ma sọ lórí mímbàrí ẹwẹ̀ ń ké against olórí lórí mímbàrí wọ́n ń bú olórí gọ́ọ̀nà kìíní kan lọ́bẹ̀rú ọlọ́wọ́ ẹfún alẹ́tọ̀ wa ẹ̀yin ìjọba yìí ẹfún alẹ́tọ̀ wa wọ́n ẹ̀yin ìjọba ẹfún alẹ́tọ̀ wa o nígbàtí ìjọba ò jà àyàfi fún orí ara rẹ̀ nìkan ìjọba tó gbòde ó ṣe kí níkan epo bá fín ìgbà wo sáwọn ènìyàn kọ́ náà ń pè yín lọ síbi al-khuruj ala wulati the next thing tó tún wọnú àkídà bí Boko Haram ṣe operate ní pé tó má ti rí bí achieve kìíní in tó kù ní protest protest ká jáde nùlú so ó ní súnnà kẹ́kọ́ máa lọ protest rí ṣe bó láwọn ní terrorist ẹlẹ́kùn ṣe àwọn kìí kìí ṣe takibia Boko Haram láwọn ni ṣe kìí ṣe chance fún yàn láti bẹ̀rẹ̀ sinima chief goals èyí mo fi ọlọ́n bí ọ́ àmọ́ oní Boko Haram ní wọ́n Boko Haram tí wọ́n wá ń sọ pé mọ́ta kò jọba àà irú Boko Haram lélé a ah nǹkan báyìí ma ṣàdúrà fún wọn ẹ pán olórí yínlé ẹ ṣàdúrà fún wọn bẹ̀rẹ̀ látorí àwọn olórí àdúgbò ní olórí kíní ni governor, president gbogbo wọn báyìí tó bá ń bá ní ṣe wó lọ́kàn tiwa ní kò dẹ̀ sí ìkàkẹ́ torí ẹ̀sìn ní sán fún wa lọ́wọ́ ìká àwọn ma ń gbówó Saudi wọ́n ní àwọn àfáà ni wọ́n níbi tán dìfẹ́ndà àwọn ìjọba dé wọ́n padà alẹ́ ilé máa jáde against àwọn olórí ta ní ké wáàsí wọ́n ló ti ń gbọ́ lójoojúmọ́ wáàsí àwọn tó wá ń sọ pé àwọn tó ń sọ pé kẹ jáde against àwọn olórí àwọn wá ní mẹ́yìn sí Boko Haram àwọn tó wá ń stop yín láti dàlúrú ẹ má dàlúrú ẹ má dàláfíà lúrú ẹ wù àbòsí ẹ wù wa ta'ala gbogbo àsìkò lọ pàdé ni mọ́wọ́rí wà inda Allahi wájú Ọlọ́run bá òun níwájú adájú ayé tẹ́wìn nì nígbàtẹ̀ bá lẹ́sẹ̀ tẹ́mọ̀yẹ̀ àmọ́sẹ̀ lè rún wájú ọlọ́ọ̀bá tẹ́wìn nì ẹni sẹ́mọ̀ lo ẹsẹ̀ wájú ọlọ́ọ̀bá ni sẹ́mọ̀ lo connection wájú ọlọ́ọ̀bá ni wọ́n lo connection wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n dẹ̀ kí ń lo ẹsẹ̀ Boko Haram fún everybody àti sọlé nígbà Boko Haram Boko Haram wọ́n sì mọ̀ nínú ìsàlẹ̀ ẹkùn wọn pé rọ́ ni nínú ìsàlẹ̀ ìsàlẹ̀ báyìí àwọn náà mọ̀ pé ah, irọ́ sì là ń pàbà ah, irọ́ là ń pàbà ó pọ̀bẹ̀ láyà náàbì Abu Jahl yóò mọ̀ sọ láàrin àwọn yẹ̀rẹ̀ anábi yìí kíní kan ní ó igbá wọn ní ó yóò sì ó mọ̀nú ọkàn rẹ̀ kó lẹ́mọ́ sọ pé yẹ ìbírọ́lá ń pa a máa mọ̀ pàrọ̀ lọ́nà làwọn yẹn sílé ní wọ́láyìí ń bẹnu wọn nínú àdúrátì ń sọ lórí mímbàrí fa ní inú àwọn tàwà ní north ó ń sọ lórí mímbàrí ní pé káwọn ará lọ gbé ìbọn kalọ̀pá gọ́fnà nígbà ẹni Tinubu bẹ gọ́fnà Lagos State ó ní èyàn tí ò bá jáde kó lọ pa àwọn gọ́fnà sí ẹlẹ́sẹ̀ ni wọ́n pọ̀ tán ṣe fásitì bẹ̀bẹ̀bẹ̀ káàkiri nílùú kò sí ẹ̀ṣọ́ pọ̀ terrorist tí ó bẹ̀rẹ̀ Boko Haram kí ẹ máa pè lórí mímbà lórí wáàsí ikẹ́ ẹ̀yẹ èèyàn ẹ lọ wá ìbọn ẹ lọ pa gọ́fnà àà tá máa fẹ́ pàwọ́ máa wò ní súnà wọ́n wà nígbé they are disturbing the peace of the soul ta ló ń disturb peace are you al-kadhabun ta ló ń disturb peace ta ní dà láti àlúlà ṣe ń sáwọn àfáà yìí ni ta ní gbógun tìjọba sẹ́yìnsàn àfáà ni sẹ́yìnsàn àfáà yìí ni program orísìírísìí lórí rédíò yí ọ̀pọ̀ bẹ́ o lórísìírísìí lórí rédíò wọ́n tún ma gbàgbọ́ wọlé ẹ̀yà rẹ̀ lóẹbá wa dá sí kí lẹ́rí sọ nípa gọvnà lágbàjá ẹwọ ń kẹ́ ìkórìíra tí wọ́n kún lọ́kàn àwọn èèyàn ah súnnà lọ́nà o wọ́lẹ́ ìtàwọn súnnà ń pè wáṣú lòdòdó reality activist táì láwọn ènìyàn nínú ìlú láwọn àfáyọ wọ́n ti breed yín as Boko Haram ẹ̀mà ẹgbù àwọn èèyàn sí tú jáde against olórí wọn agbogbo olú ẹgbù èèyàn sí lọ ń to government properties ẹ wá imagine ṣe ẹrọ ní súnà kan bẹ́ ẹ̀ẹ̀lẹ̀ ẹ̀rọ ní súnà bí nǹkan abadan ẹ̀ẹ̀lẹ̀ rí wọn bẹ́ ẹ̀ẹ̀lẹ̀ rá wọn bẹ́ because àwọn kìí ṣe terrorist àdẹ̀ kìí ṣe Boko Haram àdẹ̀ kìí ń dà láfíà lórí bẹ́ẹ̀lì àwọn látúgbówájú àwọn èèyàn lórí mímbàrí ni kútọ́bù ní lórí gbogbo wàsáìlì tàbá lè lò láti fi ń sàlàyé fáwọn èèyàn pé a níwọ̀n yìí kí ń jáde lórí sẹ́ àwọn èèyàn dà láfíà lúrú ẹ lùtù government property ẹ wá ní ẹ palliative ẹ lùtù palliative wọ́n bá bọ́ síbẹ̀ àwọn sí wà sí government property tán wọ́n ń property àwọn aráàlú ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n shop right látòkèdélẹ̀ àwọn ìyá kan tún lọ láàárọ̀ tí wọ́n àwọn àsàkù àsàkù na bá lọ ń sàn tí wọ́n bá díndì àwọn ìyá ìkan ni àwọn fẹ́ lọ fọ́sọ lódò ní ibi wájódò wọ́n amọ́sẹ̀ wọ́n amọ́sẹ̀ ní sọ́pọ̀ ẹ̀tẹ́fì lọ fọ́sọ lódò ẹ a ó rẹ̀ ìyá rẹ̀ ojú wájú hospital ó wá mógún ti ẹ̀ ẹ wo àwọn èèyàn ẹ wo àwọn èèyàn nígbà gbogbo ní súnnà tán bá jẹun súnnà gidi gbà yẹn nínú wọn bà jẹ́ ní pé ìlú ti fẹ́ tú o ọlọ́mọdé ó tú ọlọ́lọ́mọdúrú dùá tí a ń ṣe níbi khutba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé ọlọ́dàkùn sánú wánú ọlọ́mọdé ó tú wọ́n ti fẹ́ túlù yìí at the end Boko Haram ni wọ́n kí nìdí a ní ọmọ Boko Haram ni wọ́n fún alẹ́rì jẹkújẹ ní Kòránà àti súnnà wọ́n ni Boko Haram fún alẹ́rinú kìtàbà àti súnnà alẹ́mọ̀ jẹ owó àwọn èèyàn lọ́nà ìtọ́ wọ́n ni ọmọ sàbúrú máa oníbòkọ́ ara mù ní wọ́n ó sì bẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n ní oyé sojú méjì bí ọ̀bẹ oní súnnà lọ́sàn oní bídíà lóru àgùntàn lọ́sàn ewúrẹ́ lóru òun ni ó pẹ̀rọ rẹ̀ lóní súnnà òun lẹ́rìí ẹ̀rì lọ́dọ̀ àwọn kọ̀dìríyà ẹ̀rì lọ́dọ̀ àwọn súfí a ní ọgbọ́ kàlá ń sọ so ó ṣe ni abo àbó ṣe súfí ó mú kanú méjèèjì ó bá di Boko Haram ní wọ́n a ní ọmú kanú súnnà bí súfí oní Boko Haram kí ni Boko Haram tó wà mẹ́ ṣe bí wà ló ń sọ pé protest ilé mọ́jẹ́ kúrú jù ẹwù àwọn ènìyàn ó ń bẹ́nu àwọn ènìyàn tó ṣe pé ó ní kam ipé èyàn lè pààyàn márùn márùn márùn ní sẹ́kọ̀ kọ̀kọ̀kọ̀ èyàn èyàn ṣe Boko Haram èyàn lè pààyàn márùn márùn ní sẹ́kọ̀ kọ̀kọ̀ kí lè bàdá sí educational sector wọ́n múyàn márùn-ún wọ́pa kìní kan sector wọ́n múyàn márùn-ún wọ́pa èyí ẹ̀ṣẹ̀ bùkọ́ rẹ̀ àbí ẹwọ ẹwọ wallahi wa inda Allah tajsami al-khasa sì bá dùn wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala adùn wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala èyàn tí ń promote terrorist fáwọn èyàn kọ̀gọ̀dọ́wí gbogbo àní sọ live lórí tv program wípé èyàn lè ṣe suicide bombing suicide mother èyàn lè dé bọ́m̀bù mara tó bọ́ sáàrin àwọn èyàn tó lọ gbọ́ akídàtàmù ẹ̀dàmù terrorism Boko Haram ló fẹ́ tó lè mọ́ àmìlẹ̀ yóò àfáà ní láwùjọ tiwa wọ́n ní àgbà àfáà ni èyàn tó ní alẹ́mọ́ ṣe tẹ́wọ́ bí kẹ́nìkan sọ pé ṣekáú àgbàfà ní kí lẹ́sọ kí wá níyàtọ̀ ṣekáú àti kọ̀rọ̀dọ́wí kí níyàtọ̀ àwọn méjì ń pèpè sí kòrójù ni wọ́n jọ ń pèpè sí ká tọ́pù gọ́ọ̀mẹ́ntì ni ká gbàjọba ká dà Libya kí against Gaddafi Muammar Gaddafi tẹ́ńpẹ́ ní Gaddafi pa من عنده رصاصات فليطلقوا على هذا الرجل كذا وكذا تنسوا له الجزيرة tani tẹ́rọrìsì tán pàrọ fún àpá sọ ọlọ́wọ́n sọ nípa àwọn kàzà nípa irọ́ àtàwọn òpùrọ́ irọ́ àtàn sọ yìí wọ́n ni faman azlamu mimman kazaba alallah wa kazaba bi sidki irjáhù alaysa fi jahannama mathwa ilkafiri ọlọ́ni ta ló sàbòsí ju bí ìbá ń ṣẹni tó parọ́ mọ́ Ọlọ́run ọba àbó ó ń pè òdodo nírọ́ nígbà tó dodo dé ṣé kò sí ayé ibi táwọn òpòrọ́ ọmọ ìgbénu náà ni jahannam lọ́lọ́ fi ń lérí ìyà fún yín wa yawmal qiyamah tara alladhina kadhabu ọlọ́ni tó bá di yawmal qiyamah ẹ̀rí àwọn tí wọ́n ń parọ́ mọ́ ojú wọn dúdú alaysa fi jahannam mathwan lilmutakabbirin ṣé kò sí ààyè nínú jahannam fún àwọn onígbèraga èyẹ ni fahadha jazaa'ul kadhibin wa qala rasulullah sallallahu alaihi wasallam wọn ilé ilẹ̀ sàwọn òpùrọ́ anábi sọ wípé ijtanibu sab'a al-mubiqat ẹ ṣọ́ra fún àwọn ẹ̀ṣẹ̀ méje tí ma ń pẹ̀lú Allah ìmá ṣẹbọ ìmọ́sìn ọlọ́run mẹ́ta lọ́kan ẹbọ ni ìmọ́sìn Ṣàngó ẹbọ ni ìmọ́sìn Ọya ẹbọ ni ìmọ́sìn Ìyáàs ẹbọ ni ìmọ́sìn Tìjání ẹbọ ni ìmọ́sìn sàárè ẹbọ ni gbogbo ẹ̀ ìmọ́sìn ẹlòmí kódà ìmọ́sìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹbọ ni wà síhìrọ̀ ẹ ṣọ́ra fún dán jálàbí ṣẹ́ gbogbo ẹ̀ ẹ ṣọ́ra fún sáfà ní ọ ni àbí babaláwo tó ń jóògùn ẹ ṣọ́ra fún gbogbo ẹ̀ wà qatla nafsi allati harramallah illa bil haqq ẹ ṣọ́ra fún ìmá pa ẹ̀mí tí Ọlọ́run ọba ti dáàbòbò ẹ má pààyàn ẹ má gbẹ̀mí ẹlẹ́mí illa bil haqq kí àwọn oníwà yẹjú rẹ̀ àwọn olórí ni o ẹ̀tún wọn kọba àwọn tún takò jungle justice ẹ mọ́lẹ̀ ẹ̀kà só mọ́ lórí sẹ́yìn lólórí ni ẹ mọ́lẹ̀ ó jí wọn ló jí pẹ́ọ̀tà méjì ẹ lù pánú ọjà ẹ sọ táyà sí lọ́rùn ẹ̀sùn náà ṣe pẹ́ọ̀tà méjì ó ṣe déédé kẹ́sùn náà asáàláwọn olórí nìlú ẹkùn lọ sọ́dọ̀ àwọn olórí kẹsì máa fi àdúrà àwọn olórí lọ́wọ́ wà á kìlàbù ríbà níwẹ̀ ní kí ẹ máa jẹ ríbá owó lápò owó síkù owó microfinance owó kìníkan owó kọmúlé láńtà òní ẹ̀mọ́ gbàmá wà á kìlà máa lè lè ẹ̀tìm ìmá jẹ owó ọmọ òrukàn owó ọmọ òrukàn tí wọ́n kú sí ọlọ́wọ́ ó sì ó bàbá rẹ̀ ń kọ́ ẹ ti jẹ́ tán ẹ̀rá ní kíni ẹ̀rá ń lagidi owó ọmọ òrukàn ìdí ní ọmọ yóò mọ̀ òun kéré nígbàtí bàbá rẹ̀ kú wọ́n wá fi dúkìá lẹ̀ fún ìwọ wá take advantage ẹgbẹ́ kó mọ̀ nínú 10 million ó wá nàkú 500,000 naira ó tún wá fọ́mọ́ naira nínú bẹ́ẹ̀ ìyókùdà ẹ̀ ti náà dánù wàtàwàlì yawm az-zahf àti kí ẹ máa sá ìjọ tó kàn pé ká dúó ti àwọn ọ̀tá ẹ̀sìn Islam ká dúró tì wọ́n kájọ gbógun jà wọ́n ká lè bá mọ̀ pọ́ òbí rọ́là wọ́n ń ṣe ká padà síbi òdodo ìwọ bá sá wa qadfal muhsanat ìmọ́ pé àwọn èèyàn láwájá láwájá bí tayin ó ń zì ni wọ́n ni ọlọ mẹ́lẹ́rì mẹ́rin rẹ wá bó bá ilé because qadhfu yẹn kọ́ irọ́ ni faja'ala al-qadhfa wa huwa min ashna'i al-kadhib min hadhihi al-kaba'ir التي أمر رسول الله صلى الله عليه وسلم باجتنابها لخطورتها so ọlọ́run wá náà máwẹ̀ èèyàn lọ́nà ìtọ́ kí nìdí ìdí ni wípé nínú àwọn irọ́ tí fi ń lágbára jù ní ọlọ́run wá fi sínú àwọn sẹ́bọ̀rú al so gbà wọn kí ní ń kọ́ à ń ka káà mùsùlùmí kálìbà àfi lájú kádẹ̀lẹ́bà ma wípé irọ́ gbọ́rọ̀ ní ìlàwọn èèyàn àwọn èèyàn ń fi irọ́ gba iyì irọ́ náà fi ń gba iyì láwùjọ tán wà ní wọ́n ń jà sí ìtẹ́ náà ti fi ń gba hmm, ìtẹ́hun wọ́n ti kínáńpé bí àwọn àfá ẹlẹ́ni egbére àwọn kọ́ ní àfá ẹlẹ́ni tí àlàwọn ẹniun o madúwà àwọn tó ti fi kó lẹ́wù ni onísúnlẹ̀ ń gbárọ̀ òun fẹ́ ní òfin ṣe kí ni òfin kọ́ àwọn òfin tàwọn èèyàn jẹ́ wà ní ẹni àwọn bàbálà bàbá iná gbà wá wọ́n lọ àyìn bá bẹ̀rẹ̀ sí mọ́ rọ́lọ ẹni ò ẹni ò ẹni ò àṣíyípadà tí pẹ́ ní ẹgbẹ́rẹ ni kàdíyàwà ah, wọ́n bú mi ní they are defaming me wọ́n defame ẹ àbọ́ ń parọ́ ṣègbó ọ̀nà mọ̀ pọ́ ń parọ́ ni ṣègbó mọ̀ ó dá láìsẹ́ǹsì ẹni ò dáa kàdàbùn rọ̀ṣàṣùn irọ́ ká ma dá súnnà bójú ká ma fi tàn àwọn èèyàn jẹ ká ma púrọ́ níyì ká ma fi rọ́ gbà ìláwùjọ ẹ́n ká ma fàmárawa ká àwọn bídíà ń ṣe bídíà ẹ̀ẹ́ lè gbọ́kàwẹ́ lè sọ́kọ̀ọ́ wọ́n jí àgà mi gbé wọ́n jí àgà mi gbé ọwọ́n bídíà mélòó tó wà nílù mélòó ló ṣe fẹ́ dùn fún wọn àlàyé ẹ̀sìn wọn ló ṣe fáwọn èèyàn láti jí káwọn mọ̀ pé ẹbọ làwọn kí ní bídá sí àlàáfà mọ́ra wá ń fòrọ̀ káàkiri sí àlásálásà àrùn alaykum wà àrùn alaykum sí ọ̀yìn tó bá jẹ́ tẹ́ ń jà sí ni ẹbọ kò ṣe jà sí má kúfúrù kò ṣe jà sí má bídá wọn rí wakábọ́ síwájú pé rárá ara ara mú orí wa ń bẹ̀ aina al-mahabba ya akha ash-shaytan ẹ̀yìn ilẹ̀ ń bá wọn tásẹ̀wò أتحب أعداء الحبيب وتدعي حبا له ما ذاك بإمكاني وكذا تعادي جاهدا أحبابه أين المحبة يا أخو الشيطان ṣe ń pàpẹ̀ mọ́ra nípẹ́ nífẹ́ àwọn nípẹ́ nífẹ́ ọlọ́wọ́n bá ẹ̀ ń bá wọn ọ̀tá ọlọ́wọ́n bá sí ẹwà ń pàpẹ̀ mọ́ra pẹ́ nífẹ́ ọlọ́wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ́n tó á dí jáhìdán àbábọ̀wó àwọn tó já wọn ọ̀rẹ́ ayò ọlọ́run ẹ́n ṣe kí ni ẹ́n gbógun tí wọ́n tó já wọn ọ̀rọ̀ ayni yìí yẹ̀dùrúnà ila sunna yẹ̀dùrúnà ila tawhid ojoojúmọ́ lọ́wọ́ social media landruzí wọn physically everywhere wọ́n kìkì lọ síbi tawhid wọ́n kìkì lọ síbi sunna wọ́n já àwọn vices lógun láwùjọ yes ẹlẹ́ṣẹ̀ gbogbo wa ìtorí tán ma fẹ́ sáà sí pé sẹ́lẹ́sẹ̀ ìkọlà mm, mm, mm, ń bọ̀ sọ àmọ́ mọ́ tán sọ kò sí màláíkà náà wa ṣe màláíkà wà lẹ́yìn ni rárá ẹ̀ṣẹ̀ màláíkà ẹlẹ́ṣẹ̀ làwá náà àmọ́ àfà mọ́ sọ pé ìdálám tàbá ní kẹ́nìkan mọ́ ṣe wá sí mọ́ tó gbẹ́ lẹ́sẹ̀ lónà tàwá ní ó ṣe wá sí mọ́ lẹ́yìn àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ tà ń sọ ó yẹ yìí a ń kéèkì lọ síbi tawhid lọ síbi sunna ojoojúmọ́ àwọn kìlọ̀ fáwọn èèyàn wọ́n enlighten àwọn èèyàn àwọn olùwàsáwù dọ̀láàlì gẹ́gẹ́ bí àfáyín wọ́n wá ń sàlàyé ànú wọn ẹni ànú lélẹ́yìí o ẹni ànú lélẹ́yìí o ibi politics ní pẹ̀yí lọ ẹni ànú lélẹ́yìí o ibi protest ní pẹ̀yí lọ ẹni ànú lélẹ́yìí o ibi súfí ní pẹ̀yí lọ súfí tí wọ́n torí ẹjà lánàá o madúrú ìjà tó jà ń lé kó torí bí bọ́sí bí súnnà àwọn ilé ìwọ̀n mú ọgbà roundabout wọ́n Ibrahim Niyas ó ní máa ah ó mọ́ kéwú kódà ìsinádù àdífì tí ẹ̀ tó ń ní wọ́n ẹgbà tí wọ́n sọ fi ti pẹ́ náà àdífì ilé kè ń ṣe àdífì àwọn àfáàládìfì àdífì Niyas ó kílà bí òkílẹ̀ fúnra rẹ̀ ló sọ ẹnìkan ò ní ẹ ma rí lójú rẹ̀ báyìí kùtà jáde lórí ahọ́n wọn náà padà fi rí lẹ pé ìsinádù ìmọ́ tó ń wo ọ̀dọ́ ta ní ọ̀dọ́ yes sáwọn àfá tààtùrọ́sì láwùjọ nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbánikẹ̀ kí ni aṣùgbò kí ni irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ tó máa fẹ́ mọ́ òní sí bí tàbí sàlàyé àwọn onísúnnà fáwọn yìí pé ẹkẹ́ ah àwọn bọ́lá sí ẹjìnà sí wọ́n ó a tẹ̀fẹ́ ẹjìnà sí wọn kí nìdí wọ́n ma ń pẹ́pẹ̀ lọ sí ibi tàwídì jù wọ́n ti ma ń gbógun ti bídíà jù bídíà bídíà ọjọ́júmọ́ wà láwọn ti pọ̀ jù ṣe bí jẹ́ sọ́nù wọ́n ti wọ́n ń takọ̀ àwọn àfáwà because àwọn àfáwà sọ pé wọ́n ń praise àwọn àfáà suicide bombing wọ́n wá takọ̀ àfáwà nítorí wọ́n ẹwọ́n tán ṣe because ó ń praise kọ̀rọ̀dọ́wí tí ń pẹ̀gẹ̀ lọ síbi suicide bombing wọ́n takọ̀ àfáàwà tó ń pèsè àbú ìsákàlùwé ní tẹ̀kfírí tí ń kàfàrà gbogbo àlúmà ìntẹ́ṣẹ́ ni ẹ̀nà àwọn ní sọ bẹ́ẹ̀ wọ́n ní Boko Haram ni wọ́n wọ́n ní going wọ́n ní Western education is haram is forbidden ẹwọ irọ́ ẹwọ irọ́ and they said Western education is, is forbidden ah ma sọ fẹ́ nìkan náà ní pé ẹdú ẹdú ẹdú ẹdú in bẹ nínú àwọn tẹ́ ní pé wọ́n ní west education is for forbidden yìí tí ń bẹ ní alikima university èyí tí mẹ́rin lọ́rin bẹnu ẹ̀bá mú jẹ́ ẹdú ẹdú ẹdú àwọn tẹ́kíbíyàn gbà pé àrọ́ mú ní èyí tí ń ṣe program à ń bẹnu ọba ṣe Nigeria ṣe Yorùbá education ni programming eh, Arabic language ni programming wọ́n mọ̀ ń tà ń sọ innama yakdhibun wa yaftarun wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n understand kanlẹ̀kanlẹ̀ pé ìta ń sọ ní kò sí ẹ̀ tó ní pé studying is haram ṣe o kí ń gbọ́ àwọn ọ̀rọ̀ ẹnu wa sí àjọ illiterate lójú ẹ̀ <laughs> ṣe wọ́n jọ ẹni tí ó wà educated lójú ẹ̀ kódà èèyàn tó Arabic language is educated eléyìn ọ̀tẹ̀ ọ̀dẹ̀lélẹ́yìn òun gẹ́ni ọ̀wọ̀ educated ọ̀dẹ̀ ni èyàn tí ń sọ lágbáwá tí ń ka lágbáwá tí ń tú sí Yorùbá wà láìwọ̀n educated ìwọ ni jáhìlù jáhìlù murakkab tọ́bakọ̀ fàókò tọ́bakọ̀ kabiruhum jáhìlù sọ̀gíruhum jáhìlù kulluhum jahala aláìmọ̀ká pọ́nbélé ní Yorùbá so o clear o clear gbogbo ilé ìwọ́n kọ́ ah, ìrọ̀ ìmọ̀ wọ̀rí ìrọ̀ yóò tún tó lọ because ọ̀dẹ̀ kọ́ làwọn èèyàn sì báwọn èèyàn bá wà gbọ́ ah, okay nígbàtẹ́ ẹmọ gbọ́ àfá Yusuf lówó sọ white yìí wọ́n sọ fáwọn èèyàn pé black lọ́wọ́ black lọ́wọ́ ah, ẹ̀yin wá wo kódà tó ẹkẹ́ mú sọpọ̀ tẹ́tẹ́ tí wọ́n pa ìkọ̀kọ́ ma ní kí black lọ́wọ́ black lọ́wọ́ black lọ́wọ́ kí ní lè ṣe black white ní ń ah, sójú instance wọ́n tó má mélòó mélòó èyàn tó ṣe pé irọ́ ló padà gbọ́ àwọn tó padà máa tánsò dúdú irọ́ náà pa irọ́ nípa wà tó débẹ̀ ah, ah, ṣe bẹ́ ní black ni bẹ́ ní black ni white ni mò ń wò yìí bóyí mi bóyá kí lọ fọmi bọ́jú tún fọmi bọ́jú tó padà síbẹ̀ ah, white náà wọ̀ kí ń ṣe black <clears throat> so kí ni ó nọ́mà kan ma parọ́ kẹ́dẹ̀ ma because àwọn ọ̀tá ma ń wà fódòdó ọlọ́nsọ́nù Kọ̀ránì وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوهي بعضهم إلى بعض زخرف القول غرورا ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a ti fún gbogbo àwọn ọ̀tá agbékalẹ̀ fún gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àtànẹ́bí ọlọ́run àwọn ọ̀tá nínú àwọn èèyàn àtàwọn àlìjẹ̀nú àsìtáni lọ́lọ́run pè ọlọ́run ní ṣayatín ṣaitán wọ́n jọ zukhrufal qawl ọ̀rọ̀ irọ́ wọ́n jọ mọ́ exchange lọ́dọ̀ ara wọn ẹ wá wo àwọn tí wọ́n gbátara wọn ṣe ń unite against òdodo tahsabuhum jami'an wa qulubuhum shatta ẹgbọ́n ṣe ń unite bá ṣe jọ ń papọ̀ mujmi'una ala mukhalafati al-kitabi wa sunna mukhalifuna láàrin ara wọn wọn àgbátira wọn o àmọ́ wọ́n jọ ní common enemy kí ni common enemy yẹ́ o sunna nebuwa muhammad sallallahu alaihi wasallam àti ojú ọ̀nà àwọn salaf ẹni rí àkọ́kọ́ so mẹ́bá ṣe ń parọ́ lọ àtúnrẹ ti rọ́ mi o ẹ mọ̀ kí gbogbo ọ̀rọ̀ ilé ó ti lọ kò tún wúlò mọ́ a wo kí ni next one tí ó tún jáde ask God ma clarify kí nìdí ọlọ́run náà ma ń clarify àwọn ọ̀rọ̀ tó bá pa mọ́ nínú Qur'an wa ma bí majnun wa ma huwa bí qawli sha'ir bá a gbọ́dọ̀ máa clarify ọlọ́nà ń clarify ní kòránì wọ́n lánàbí wèrè ni ọlọ́ni wa ma sahibukum bí majnun wọ́n ní kòránì orin ni ọlọ́ni wa ma allamnahu shi'ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ́bá ṣe ń parọ́ ma ọlọ́run ti clarify bá ti parọ́ ma ọlọ́run yọrọ kìí ṣe bẹ́ẹ̀ ilé lòdodo ha oòrùn ìtù ti lọ cháìcháìcháìcháì wà máa hùwà bí kọ́ ní sáàhẹ́r kọ̀lílán mátukùnrin ọlọ́ni Qur'an ṣùgbọ́n àti yà rẹ̀ láti jọ ríta tó ti jọ rìn kọjẹ́ àá oó lè sọ o ẹja tún hù mí ok mí tún wà mú tún rántí mí àà ah, wo tó bá ti wo èyí tó bá jọ bìnrin wọn tó bá ti lè fẹ́ báyìí ó dà láyéra nu aláyéra bò hàn rí pé ah, yóò tó ti ó dà láyéra ẹ̀ tó fojú kan mọ́ ó dà láyéra ó bá tún di the second week àbí third week a bá tún rí ọkọ àti ìyàwó pẹ̀lú appearance súnnà wọn náà ni niqab full ní susak wọ́n tún gbẹ ó gbẹ ó mú gbé fìlà tó gbádùn tó wà ókè sí tó tún yọ gators àwọn spark ó tún bá yọ gators ó tún gbé lọ sílé àná ah ṣùgbọ́n tí láàrin mo dà láyé ra ní aláyé ra nílẹ̀ ti wà ọ́nà ọ̀nà ìgbà tó yá ìgbà káà tó kọ́ ní wọ́n mọ́ ń dọ̀tí ní wọ́n mọ́ ń dọ̀tí àwọn ní yọ dọ̀tí o nígbàtàrí mínú wọn tó ra wa kámbrí rẹ̀ wọlé sọ alọ park síbì kan tó jáde pẹ̀lú gétọ̀ tó neat tó àwọn gẹ́gẹ́ àà ṣe bẹ́ẹ̀ náà mọ́ ń dọ̀tí ẹwọ́ wọn tàti pa irọ́ ìfún àjẹ́ndọ̀ gidi pa ẹwọ́ ẹ̀kà ń parọ́ máa ní yìí náà ni in tọ́mọ̀ sọ ọ́lọ́mí ni pé kódà ó ní wákàtà tún gbọ́lá ìpẹ́ wọ́n ni kí ni kódà wọ́n yìí ṣiṣẹ́ wọ́n wá jòkó sí mọ́sálásí wọ́n ni Ọlọ́run ni ó mọ̀ fún wa lóúnjẹ ah, ah. Eh. àwọn èèyàn ń pa ẹlùmí wà wá yóò ni mo fẹ́ wà rí wọn tí ẹ̀jẹ̀ ń wọ̀ kí wó lóòtọ́ ó bá dé àà ah ilé software engineer ni ilé cyber security ní ṣe àwọn iṣẹ́ tó ń gọ ọ̀gbọ́rí tí ọmọ tán bá bí ọ̀dá wá tẹ kóòdù wá tẹ javascript ní ṣejú mi bí ma bí ọ̀dá ìwọ́ tó lájú ní o tán bá bí ọ̀dá wá tẹ kóòdù javascript ní ṣejú mi bí wá design mobile app kí n wọ́ wọ́n tún dẹ̀ ẹ̀rọ wọ́n tán ah, ah, business wà ní àwọn tẹ́jẹ engineer wà ní wọn ah, kódà àwọn iṣẹ́ tẹ́yìn tó ń ṣe àwọn tán jẹ́ bricklayer wọ́n wà ní wọn tí wọ́n kọlé fún ọ tí ó wò bí àwọn dúrọ̀ rẹ̀ ní tí ó straight tí ó plumb electrician tó ẹgbẹ́ wọ́n tó iná fún ọ tó ah painter bẹnu wọn tí ó kúnlé ó ní kanú àwọn ìyàtẹ́jẹ́ painter táà lè bá kúnlé ó fẹ́ mọ́ gbénu painting <laughs> ẹ̀sì ń pa ẹ̀rọ ha ó ní rọ́kà tí wọ́n ti parí wọ́n ní kí ni àwọn márùn-ún gbogbo wọ́n sì fẹ́yàwó sí yàrá kan wọ́n ti sépè wọ́n fáwọn yàrá òjò wa wọ́n láwọn mẹ́rin márùn wọ́n sì gba yàrá ọ̀dá ọkùn yàrá kan gbogbo wọ́n sì fẹ́yàwó sí yàrá wọn ọmọ yahoo gò lè ṣe bẹ́ ẹgbù irọ́fà àwọn kan tún ní pé ah tán fẹ́ ṣe nìkan tán sí kíní sọ́bọ̀ náà fún ọmú sọ́bọ̀ ah, kíni kíni ìmí ìmọ̀ tí wá àtẹ́ ìdà wọn nìkan rí ó ti gbá síbi àwọn ibi tàbí ṣe ah kò ní ṣe nìkan gan ìwọ gan mọ́ bí ṣe ń ṣẹlẹ̀ wọ́n gẹ́gbà inú Ramadan lásán galáwà wó lẹ́sẹ̀ rẹ̀ ah wọ́n fọ́ndì wọn òun náà ti attend the conference olùgbé ah ṣe bẹ́ ní sógbò àti labidu na ma ń fáwọn <laughs> irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ ẹgbẹ́ sì ma gbọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ so wọ́n ní láti parọ́ because wọ́n ní proof wà tí ó ta ti ń tẹ̀lé ìjàwòyẹ̀ fún proof pé gbogbo ọ̀ta ma ń sọ bí wà sí ìṣẹ̀ èyí ta sọ bóyá Christianity ni bóyá Sufi ni bóyá jálàbí gbogbo ẹni aláwà tún tẹ̀lé ìjẹ̀ kul hatu burhanakum in kuntum sadiqin tó bá jẹ́ òdodo lẹ ń sọ ẹ proofs yín wá ẹni ta kà nínú mati mo rí bẹ́ẹ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ kó wá ẹni ta ń sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹ á wá ẹ mú kò sí kí Allah subhanahu wa ta'ala kó sọ akúnibí ọ̀rọ̀ àti àwọn so uh, inṣáàlá bí sọ́bùrù òdòdó ní padà sí kíni òní ó lékè àwọn èèyàn generally dẹ̀ padà accept òdòdó yẹn yóò dẹ̀ padà yí wọn dáadáa but àwọn òpòrò ọmọ parọ́ wọn lọ àwọn èèyàn látara ọ̀rọ̀ yẹn àwọn yóò dẹ̀ mọ̀ gbódòdó Allah subhanahu wa ta'ala kó fi òdòdó hàn alódòdó kó dẹ̀ jẹ́ kó rọrùn fún wa láti tẹ̀lé kó fi irọ́ kó fi hàn nírọ́ kó dẹ̀ سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته